الحمد لله والصلاة والسلام على رسول الله على آله وأصحابه ومن ولاه بعد السلام عليكم ورحمة الله وبركاته إليت أبي شيء نتيف أرواني أرواني <clears throat> أنني أمور الله بأن القرآن أتي أمو أهاديث النبي صلى الله عليه وآله وسلم nípa ìmọ̀rántí Allah subhanahu wa ta'ala àti kíyàn ní ní ọkàn yẹ pé kò sí bí wọ́n ṣe lè pẹ́ tó láyé ìyàn padà lọ pàdé ọlọ́ọ̀bá níjọ́ kan ní Ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n mẹ́ṣẹ́ níbi hadith léyìí tí ó gbajúmọ̀ láti yọ̀dọ̀ wọ́n ni ibi tó dùn jẹ́ ọlọ́ba ti kọ́kọ́ jẹ́ kó yíwa nínú Kùránì pé kullu nafsin dha'iqatul maut ọlọ́ ni gbogbo ẹ̀dá tó wà láyé yìí gbogbo nǹkan tó bá ti fìgbà kan mírí o gbogbo ní padà tọ́kù oníjọ́ kan sóyìn tó bá jẹ́ mùsùlùmí tó bá dẹ̀jẹ́ oníláàkáyé yẹn yóò máa jẹ́ ní tí ó ibi kò sí bá sí lè pẹ́ tó láyé yìí á padà dákẹ́jọ́ kan náà ni ìwọ́nà lè ronú ìwọ́nà lè wà wọ́n ìwọ́nà lè wà round wọ́n lè ronú family ó láàrín lórí tó ṣe pé ní last two years ẹ̀ síjọba ríra ní last three years ẹ̀ síjọba ríra kódà lọ́dún tó kọjá ríra kódà lómi ń bẹ tó ṣe pé lóṣù tó kọjá iṣẹ́ ríra àmọ́lé ní bẹ́lá pẹ̀ fala taghurrannakum al-hayatu ad-dunya ẹ má jẹ́ káyé tẹwà yìí kótàn yìí jẹ́ o ẹ má gbátàn jẹ́ pẹ̀lú ayé yìí o wala yaghurrannakum billahi al-ghurur ẹ má jẹ́ kí ṣeìtọ́n ó ní al-ghurur ẹ má jẹ́ kótàn yìí ẹ má gbátàn jẹ́ ṣe ma inna shaitana lakum aduwwun fattakhidhuhu aduwwan nígbàtẹ̀ sí wà láyé yìí shaitan wallahi ọ̀tá yìí tó fojú hàn ní fattakhidhuhu aduwwan ẹ̀yìn ne mọ́lọ́ta innama yad'u hizbahu liyakunu min ashabi sa'ir wallahi shaitan ń pè àwọn tó bá ń tẹ̀lé hún kan pè ó ń pè wọn lọ sínú náà ni wallahi kò síbi tí shaitan ń pè yín lọ tó junú náà lọ shaitan fẹ́ jẹ́ kẹwàá kárí dẹwẹ̀ láyé tẹ́wàá yìí kò fẹ́ jẹ́ kẹrẹ ti péjọ kan wà tẹ́yẹ kúmá ó fẹ́ jẹ́ kẹ mọ́ gbélé ayé gẹ́gẹ́ bí ẹran kó ní ó fẹ́ jẹ́ kẹrẹ kan wà àmọ̀tọ́ mẹ́rin dùnìyàwíyà ní kó kàkún lórí yín afẹ́ kọlé afẹ́ ramato afẹ́ sekinekan afẹ́ sekinekan gbogbo àwọn wàhálà yẹn ló fẹ́ kókún lórí yín kò fẹ́ jẹ́ kẹ rí bí jòkó rárá láti rò wípé tí ń bá ti wá kọ́lé iná tí mo lówó tí mo lówó ju Dangote lọ tí mo ní gbogbo ẹ̀

واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا ìran tí jẹ́ tó ṣe pé bàbá ò ní lè ṣe nǹkankan fún ọmọ rẹ̀ ọmọ ò ní lè ṣe nǹkankan fún bàbá rẹ̀ kò ní lè ṣe anything fún bàbá rẹ̀ láti ràn lọ́wọ́ inna wa'ada Allahi haqqun dájúdájú wa'adu Ọlọ́run Ọba ìlérí Ọlọ́run Ọba òdodo ni o fala taghurrannakumul hayatud dunya wala yaghurrannakum billahi al-ghurur ẹ má jẹ́ kí al-ghurur al-ghurur huwa shaitan olùtanyàn ẹ má jẹ́ kó tàn yín gbogbo gbà tọ́lọ́ bá dákọ ayé nínú Qur'an ilé ayíta wáyé Ọlọ́run máa ń dákọ rẹ̀ pẹ̀lú ìgbádùn tí ma ń tàn ẹjẹ́ ni wa mal hayatu dunya illa mata'ul ghurur ìgbádùn tó ma nánú sí báyìí ó dẹ̀ ma kó sínú sàárè lọ́wọ́ òdẹ̀ níma tó ló jẹ́ pé nínú àwọn kẹta fi lè rìnrìn wa lọ́wọ́ tàfi ní jẹ́ kí ṣe ìtọ́nù kó gbà sí ẹ̀rìn ayé ìmọ̀ wa lọ́wọ́ tàfi ní jẹ́ kí ṣe ìtọ́nù kó kó wa gbogbo gbàtà bá ti rípa tún jí sáyé báyìí ní tí ó mọ̀ rántí constantly ipé wàláhì ìjọkan náà lápadà ìjọ kan ó gbé wá sí ìjọkan kan wàláhì ákùnjọ kan nínú àgbàtà aliyá kí ẹ tún mọ̀ rántí pé ókùnjọ فزوروها فإنها تذكركم الآخرة Ànábì ní pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo man sọ fún kẹ́ má lọ síbi sàréè kẹ́ má bẹ̀ sàréè wò Ànábì ní ẹ bẹ̀ wò báyìí o ẹ má lọ bẹ̀ wò because ó jẹ́ kẹ́ má rántí ìgbẹ́jọ́ kan bẹ̀ tẹ́ lọ bá lọ bá pàdé subhanahu wa ta'ala nígbà tí wọ́n bá lọ tó bá gbogbo ẹ̀ ṣe tẹ́ lọ sí gbogbo ẹ̀rí ìgbà tán bá kọ ibẹ̀ tán bá kọ ibẹ̀ sú èèyàn náà gbé sínú ìbẹ̀fà kìí ṣe sú wallahi èèyàn ni èèyàn náà gbé síbẹ̀ tán ti dá ẹ̀pẹ̀ bó gbọ́n sì gbé wọn náà síbẹ̀ ẹjọ́ kanáà nìyẹn tó bá ti wá ń lọ lóòrèkóòrè èyàn ma rántí ìpéjọ kan bẹ tí wọ́n padà sí ìmìnà báyìí ló jẹ́ kí nínú àwọn tó ma ń panilẹ́kún nínú àwọn tó ma ń dẹ́rùbá ní oníkẹ́ gbogbo àwọn zawájẹ́ rẹ̀ gbogbo àwọn kan tó yẹ kó ma dẹ́rùbá wallahi kò sí ìtò ní ìfẹ́ ti lára àwọn èèyàn málé ní Uthman bin Affan radiyallahu anhu tó bá lọ síbi sàárè a máa yóò wẹ́tí yóò sókè dé gbé ẹmọ fún bá omi ó dẹ̀ ma jáde mẹ́ àmọ́tẹ̀ bá lọ sí ibi tẹ́rì ní táwọn yẹn bá lọ sí yẹn tẹ́ wọ̀lá ó pọ́sìbì kẹrẹ àwọn chat ká tún ma tẹfóònù ní tẹ́ ó pọ́sìbì kẹrẹ àwọn yẹn ká tún ma rẹ́rìn ká tún ma sáwádà bí ah ẹ ṣe dákẹ́ gbá kí wọ́n kí wọn lọ́wọ́ ibi tí yẹn wà tó yẹ kí yẹn máa sún sí rí kò sí kẹ́kẹ́ mẹ́ wàláhì ọkàn ti lé ní هذا والله قسوة القلب ilé ń tọ́ka lórí pé ọkàn wá ti lé ìyẹn tí ọlọ́ọ̀bọ̀ ò sàǹfàní fún wa mọ́ kódà ìlọ síbi kárí reality wọ́lẹ́ kò sàǹfàní fún wa mọ́ ó pọ́síbù kò jẹ pọ́pọ̀lọpọ̀ wọn ò ní ronú kódà kan wọn ò ní move àfìgbà tán bá tó wọnú sàárè tán bá tó rí mọ́nkàrùn wà ní kéèrè nígbà tán bá tó rán màláíkà tán sọ hatta yára olàdáàbù nígbà tán bá tó rí ìyà ọlọ́run bàbá ìgbé ah ìyà yìí máa rí lọ tọ́fà sígbà tàbá tó wá wọnú sàárè sígbà ọ̀dá tó fẹ́ bẹ̀rù Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni Ọlọ́run ni pẹ̀lú yà ní lèdínà àmánù an taksha qulubuhum li dhikrillah wa ma nazala min al-haqq Ọlọ́run sásìkò tí ìtò ni sásìkò tí ìtò ni àti nípa nǹkan tọ́lọ̀n bá sọ kàrẹ tó jódodo wala yakunu ọlọ́ni kan máa lọ dàbí àwọn tán wá bí fọ́ wọn nínú àtàfún ní tẹ́rà fatala aléhimul amaj fakọ́sàtì kulubuhum ọ̀pọ̀lọpọ̀ nínú wọn èèyàn burúkú ni wọ́n sáàna fẹ́ ríbẹ̀ ní àwọn musulmi ẹ̀dá kẹjẹ kájẹ ní tí ó mọ̀rẹ́ ti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú àkà tó tún lè ràyìn eh, lọ́wọ́ láti mọ̀rẹ́ ti ọlọ́wọ́ bá òun ní ma ka Qur'an lóòrèkóòrè àti ma ronú sí Qur'an lọ́fin ni afala yatadabbaruna al-Qur'an am ala qulubihim aqfaluha ọlọ́ ni pé ṣe wọn ronú sí Qur'an ni sí wọn ojú kọ́kọ́ ka Qur'an ni kan wá contemplate lórí Qur'an yẹn kí wọ́n ronú lórí Qur'an yẹn kí wọ́n ronú jinlẹ̀ lórí Kùránì yìí kí wọ́n wo àwọn áyà yìí àbí àgádágodo ti tí ọkàn wọn pa ní ṣe àgádágodo padlock só ti tí ọkàn yẹn pa kò tí ẹ̀ jẹ́kẹ́ ilé ronú mọ́ àbí kí ní ìṣẹ̀lẹ̀ faya subhanallah ayyuhal muslimuna ibadallah an kí a musulmi o ta jẹ́ ọlọ́wọ́ ba قبل فوات الأوان بفكاسي كتولو قبل يوم القيامة بفكتو ديام القيامة طبعا سيوم القيامة إنهم يرونه بعيدا ونراه قريبا اللهم انسان القرآن يقول àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ìjọ tó ti pẹ́ ìjọ tó pẹ́ ọjọ́ yẹn sì pẹ́ ó sì pẹ́ 2022 láṣíwáyé ọjọ́ yẹn sì pẹ́ ọlọ́nikí wà náà ráhù kọ̀rí ìbànì àwọn rí gẹ́gẹ́ bí ijọ́ tó súnmọ́ ló fi jẹ́ pé wàláhì ijọ́ tí ẹ bá kò láyé tó bá di yawmul kiyama tó bá ń bèèrè lọ́wọ́ yẹ̀ pé kam labith ọdún mélòó ló láyé yíwa ni pé labithna yawman aw ba'da yawmin ọjọ́ kan la láyé àbí díẹ̀ bóyá lájí ọjọ́ ẹwùn kabáyé èyàn tó lò 80 years láyé èyàn tó lọ 200 ẹlòmí lọ 100 before àwọn èyàn lọ 200 láwọn àsìkò tó ti kọjá àwọn èyàn lọ jù bẹ́ẹ̀ lọ láwọn àsìkò tó ti kọjá ẹlòmí lọ 50 years ìmí lọ 40 years so lè ṣe àdíwọ ọjọ́ tó ń bẹ tí ń bẹ nínú 40 years ní ọdún kan lásán 360 days ní ń bẹ nínú rẹ̀ kó wá multiply rẹ̀ by 40 360 times 40 tó ń ti bẹ́ẹ̀ tó bá di yamal kiyama tó bá ní pé kam labith ọdún mélòó láyé wọ́n yìí labith na yawman ọjọ́ kan náà lálọ́ àbí díẹ̀ nínú ọjọ́ kan ìtumọ̀ ní kíríyàmọ̀ kíyàmọ̀ kìí síjọ́ tó jìn ojú tí wá ló ti ń jìn tí wọ́n náà fòwá pé ilẹ̀ ń sú ilẹ̀ mọ́ lójoojúmọ́ ni ilẹ̀ tó ti mọ́lé ní báyìí bàtà ah ilẹ̀ mọ́ tó ti Wednesday ilẹ̀ ó tún wa tàbá tún wà láyé ilẹ̀ Thursday ọjọ́ kan ti lọ só mọ̀ yí pé ẹ̀mí rẹ̀ ní lọ yẹ só ti wà nínú sàárẹ̀ already wọn kàn ti dáyẹ̀ pẹ̀bọ́ ni in tó kù ní kankan fi ṣọ́fẹ́ kankan fi dáyẹ̀ pẹ̀bọ́ kíyàmọ̀ kíyàmọ̀ ti ẹ ti bẹ̀rẹ̀ ẹ̀dákẹjá mójútó àwọn ṣe olóorí léyìí tó pọ̀ gan láwọn ìtẹ́ ilé máa ṣe ká bẹ̀rù Ọlọ́run Ọba gan ká jẹ́ kọ́kàn wá kún kó kún fún ìbẹ̀rù Ọlọ́run Ọba wàláhì tí bẹ̀rù Ọlọ́run Ọba ń bẹ lọ́kànyà tó bá lágbára débì kan padà yá èyàn ní tẹ́ nǹkan kan nílé ayé yìí wàláhì in tó bá ti wá báyàn tọ́lọ̀ bá ní pé lówó alhamdulillah ó ní fi ẹ̀sìn ọlọ́wọ́ ọba kó ta lè arọ́bìn mina duniya ọlìmọ́tọ́mọ́rin min matami duniyawiya kó ta nítorí àwọn adùn ayé tí ò sí kẹ́kẹ́ mẹ́ tí ò tẹ̀kẹ́ ń last adùn ayé wò tí ẹ̀ ló last mọ́ bó lọ shoprite tó wá rò bí abẹ́ nìgbádùn ìgbádùn wà pé a mú fẹ́ gbádùn permanent tó jẹ́dùn tó ṣe pé tó bá gbádùn rẹ̀ kò sádù tó gbádùn láyé tó bá lè séjù wà láyé tí ó bá ọ ní hospital ló padà ti lọ láńdì gbogbo bí a jẹ́ àntíkì ló ń jẹ tó fi ń gbádùn ayé àbí zìnà ló ń ṣe bó ṣe zìnà jù gan wàláyé ò ní padà gbádùn ara rẹ̀ má kí ọlọ́wà wàláyé wa bi dhikrillahi tatma'innul qulub tatma'innul qulub ibẹ̀ ìwọ̀láyé ní ti ọlọ́ọ̀bá láyé kò sí ní satisfy rẹ̀ wallahi kò ní tẹ́ ọlọ́run nǹkan tó lè tẹ́ ọlọ́run tí ó jẹ́ kọ́kàn rẹ balẹ̀ wallahi ẹ̀rẹ́ tí ọlọ́run ọba ní subhanahu wa ta'ala gbogbo nǹkan yóò yẹ adùn ayé ni kó sí kankan bẹ̀ bẹ́ẹ̀ yóò jẹ́ kọ́kàn rẹ ma lé ní ẹ̀dàkẹjẹ ká sọ gbogbo bí wàhálà ayé wàhálà ayé ká límítẹ̀ lọ́kàn wa ẹsẹ̀ mẹ́fà ń bẹ wájú wa an bí Allah subhanahu wa ta'ala kó tí ó lè ṣe àǹfàní fún فهذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته